إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهله الله فلا مضل له ومن يرلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدقى فرما سبحانه وتعالى لوري إدلالا الله لا تقوي كما gbéyẹ̀wò nínú ọ̀rọ̀ àwọn afá àwọn nǹkan tí ó jẹ́ almanhajus salafi lódodo yàtọ̀ sí táwọn èèyàn tí wọ́n ń tafà àwọn èèyàn láwùjọ tó ń pè fún wọn pé òun na àwọn salaf tí ó jọ́nà àwọn salaf sí ìbọ̀pá pọ̀ ń bẹ̀ tó sì pé àwọn èèyàn látara àfẹ́ ẹnu látara àìfẹ́ lo ìmọ̀ àwọn èèyàn sì sáwà apply rẹ̀ so àwọn èèyàn sọ àwọn èèyàn tí ń sọ so ẹlòmínà tún sọ pé tẹ̀lbìkíyà àbọ̀ríyà so gbà wọn kí ní ó jẹ́ kí a hakíkọ̀ almanhajjú salafi kó tó jẹ́ kó ma dàrú máwọn èèyàn lójú ó sì jẹ́ kó ma dàrú máwọn èèyàn lọ́wọ́ láwùjọ gẹ̀ but ẹni tó bá gbéra rẹ̀ kalẹ̀ ní pé òun ó ma mú mọ́ lọ́dọ̀ àwọn kìbáwọ̀ òun sì máa mú òdodo lọ́dọ̀ wọn

o ní pé ah, ẹ ma sọ pé hajjúrú hajjúrú hajjúrú ẹ́ sí hajjúrú náà sí gbogbo náà lámọ́ sí ni àbí sí hajjúrú náà sí tẹbákan rẹ̀ nìkan náà ọkàn rí bàbá kan ó kàn máa sí hajjúrú náà ni àbí bẹ́ẹ̀ ni ilé ìsẹ́ sọ pé tọba nígbé tọba rẹ̀ nìkan tó jókòó ti tó fi bá jókòó àbí tó ma tó ṣẹlẹ̀ so gbogbo ilé òun ni àwọn èèyàn òun ni wọ́n ń sọ tí ó sì bùkátà pé kíyàn sàlàyé fẹ́ni tó bá jẹ́ sálàfí tòótọ́ torí pé èyàn padà rí pé gbogbo àwọn ọ̀rọ̀ yìí àti gbogbo àwọn nǹkan táwọn èèyàn ń ṣàwáhà almanhajjú sálàfí nípa ọ̀rọ̀ hajjúrù ó kàn dàbí táwọn èèyàn máa ń sọ náà nípa ọ̀rọ̀ lórí ẹyẹn sáwà fílẹ̀ ni so ẹ mọ̀ wò ó tó bá ṣe pé àwọn àwọn nǹkan tí àwọn ènìyàn sọ tó bá ipá àwọn náà gbà wọlé ni so ní táwọn náà kàn sí àwọn náà kàn bẹ̀rẹ̀ sí lálà sí olórí ni so but kalla gbogbo táwọn yóò bá ṣe rí kẹ́ manhajus salaf kò bá wọn mú àbí kò bá wọn lára mú tó àwọn náà ma irú gbèsè ayé táwọn fẹ́ gbé wọn fẹ́ gbèsè ayé tọ́lọ́run gbogbo ẹni tó bá fẹ́ gbé gbèsè ayé tọ́lọ́run bóò ni ó ṣe rò pé almanhajus salaf yóò bá wọn lára mú gbọ́n tó bá fẹ́ sayé tó fẹ́ fẹ́sìn wáyé ẹbá wọn mú fásírù sánràbù orísìírísìí wọn bá wọn tán fi ẹ̀sìn tán fi ń wáyé tán ta àwọn èèyàn jẹ́ so tó ń ta àwọn èèyàn jẹ́ pé hajjúrù orísìírísìí so ẹ̀rọ òun náà máa ń pèpè sí wípé àwọn èèyàn mọ́ lò ìmọ̀ kí ẹ sáwà káwà àti gbọ́ ìpìlẹ̀ sáwà apply so gbogbo àwọn ènìyàn yìí ẹni tí ọ̀rọ̀ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa ń jọ mí lójú bọ̀tí kò tí ẹ̀jẹ́ olójú ara ma kọ́lá tí ẹ̀gẹ́ ló fẹ́ rọrùn jù o náà ni mo àdísì òkè odò tẹ́lẹ̀ in tọ́pọ̀lọpọ̀ ma ń pẹ́ kọ́kọ́ gbé kalẹ̀ pé zọ́hírù súnnà àwọn dórídé lórí súnnà rádà so but tẹ bá padà wó bí àwọn mọ̀kàmìláàt àwọn mọ̀kàmìláàt wọ́n mójútó gẹ́bù ó sì sọ sẹ́ àwọn mọ̀kàmìláàt yìí náà ṣe pàtàkì gan ba ó ṣe pàtàkì gan àwọn mọ̀kàmìláàt yìí ṣe pàtàkì gan ó ṣe pàtàkì gan kìí sàwọn kan tí yíò fọwọ́ yẹpẹrẹ kódà àwọn nǹkan mìíràn tó ṣe pé tí ẹ bá ń ṣe inú rẹ̀ ẹ̀ṣẹ̀ ni so àwọn nǹkan mìíràn tó ṣe pé tí ẹ bá ń ṣe inú rẹ̀ ẹ̀ṣẹ̀ ni but gbogbo àwọn nǹkan táwọn mójútó nìyẹn gbogbo àwọn nǹkan táwọn mójútó nìyẹn so whereas kìí sàwọn kan tó sọ wọn ló ń súnà ni but kí ẹ mọ́ sọ àwọn kìíní ẹ̀kún mọ̀ pé kìíní wà fú yẹlẹ́mì àwọn èèyàn tí a bá bẹ̀rẹ̀ sọ pé àwọn nǹkan tó mójútó so lápẹẹrẹ ń sì ẹmọ wo mahadisi òkè odò gẹ́gbọ́ sí pé kódà èmi gẹ̀ ní tí ẹ̀ wà lórí ẹ̀ náà ni pé àníṣẹ́ nìkọ́bù wájìbù ni so but ẹmọ wo in táwọn darí gbogbo madaru súnnà sí ní àwọn ìgbàkanu kíníkà kíníkà ó tún dìgbà mí oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi so gbogbo àwọn kan yìí gbogbo àwọn ní ọjọ́sẹ̀ lọ ẹ máa wò ẹ mójútó àwọn mukamilat ìkanú wọn sọ fún kí ẹ dé pé sírọ́sálà fi wò yóò sára fi lórí pé mọ̀lẹ́bíyàn èyàn ò rí súnnà tán kánbẹ́ àbí nǹkan kan àbí nǹkan tó jẹmọ́ báhùn sáà ó bá wọn kan rí pé ẹ máa wò pé ibo ni wọ́n ti kọ́ òṣùlù súnnà nì nígbà tí mama ahmad fẹ́ sọ̀rọ̀ tí wọ́n sọ pé wà min usulu sunnati lazima allati man taraka minha khaslatan lam yu'min biha wa lam yaqbalha an yaqbala ahluhu ad-da'wa wa an yakuna ahluhu min as-sunnah mina sunniyin wa alla yuwajjihu da'wa ila ahadin hatta yaqbaluha ahluhu gbogbo conditions yìí gbogbo àwọn kan tán ti fi beautify fáwọn èèyàn pé ẹ máa wẹ́lú mí o látara kó fẹ́ jẹ́ kí mẹ̀lẹ́bí rẹ̀ gba súnà ẹ̀ wàlá yóò sì máa fi àwọn akannú súnà lẹ̀ yóò mọ̀ fílẹ̀ yóò mọ̀ fílẹ̀ yóò mọ̀ fílẹ̀ so oríṣiríṣi oríṣiríṣi àwọn kan ẹ̀ sínú ìpìlẹ̀ súnà bọ̀ pé yes àwọn kan míwà wallahi tí ẹ̀mù gẹ́mà sí ẹsẹ̀ ni kò yẹ kí yẹn sí but hakikọta ní gbogbo kìíní mọ̀kànmí láti ní so àwọn kan tó wọ́n jẹ́ kí súnnà yẹn pé ní pé yes o súnnà tó pé ní so but kò sínú àwọn òṣùrù tí ó wà gbéyàn kó but àwọn ìlara nǹkan tí ṣe ìtọ́nù fi get gbogbo àwọn ará sanrabu àtàwọn ará tánkẹ̀ òun náà ni pé àwọn nǹkan tí èsẹ́ pèlẹ̀ náà wọ́n so àwọn nígbà tó ti rí pé àwọn àwọn fẹ́ wá ayé àwọn nídìí ayé yìí gan so àwọn ní bùkátà sí ayé yìí gan àwọn usulu sunna yóò sì máa dáwọn lọ́wọ́ bí ọ̀rọ̀ àwọn kan ayé so ní tó sì ń pèpè sí náà nìyà ìdán pèpè sí náà kó àwọn nǹkan míwà tó yí pé tí a bá gbọ́ bá sí máa ń ṣe sí àwòkè àà ẹ̀sì pẹ̀lú inú sunna ṣe ayé ní mọ̀ dictate àwọn kàtẹ́ mọ̀ sí ni ayé ní wọ́n dictate àwọn nǹkan tẹ́mọ̀ sí àwọn nǹkan mí tẹ́mọ̀ gbọ́ àwọn nǹkan mí tàtàkò wáyìí ní tí ó ń tí ó sínú sósínú bọ̀ gbà ìròrí àwọn òròrí kí ròrí orí burúkú so Allahu musta'an so lára àwọn nǹkan táwọn ẹni ma ń ti ni pé ẹ sí àmà sí hajjúrù gbogbo gbà sáàmàsí hajjúrù ni tó gbóyàn lámàsí hajjúrù fún ni ìmámù kíníkan tó yóò ṣe hajjúrù fún mọ́mù náà ìbàbá tí ó dára kan mọ̀ so gbogbo àwọn eléyìí kò sí ánsà wọn nù súnnà fún gbogbo eléyìí tó ṣe pé ẹni tó bá ń rìn ojú ọ̀nà manhajjus ó yẹ kẹ́mì rẹ̀ balẹ̀ ẹ̀mí ohun sẹ́rí tí ti ma manhajjus salafi wallahi mọ́ fíyàn lẹ́m balẹ̀ ọmọ òkú yes ẹ̀mí kèsí pẹ́mí yíò balẹ̀ pé yẹn mọ̀ sẹ́lọ́wọ́ ẹ̀mí ohun balẹ̀ pé ah, gbogbo ìwíkú ma fi justify nǹkan fáwọn yẹn pé kò wọlé àwọn against wọn so ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ Sheikh Obeid ká fi fúnra wa so gẹ́ mo sì sọ pé faction méjì ni wà níbi náà yẹn tó mọ̀ pé ah, táwọn náà sí ọ̀rọ̀ hajjúrù ah, gbọ́yé every time every place anywhere kọ́lá mọ́ sí àwọn àwọ́mù so a ṣe hajjúrù wọn ni àbí gbogbo so yìí bẹ́ẹ̀ nínú ẹlòmínà tó hùn náà wò pé ah, tí gbogbo àwọn kan tán sọ tó ti wọ̀ náà lérí pé àtàwọn sí hajjúrù gbogbo wa ṣogbọ̀n ẹ̀lá máa ṣe ájú fún ní ìwọ̀n a máa gbójú sí sókè sí sánmà yíò máa rìn lọ ìkẹnu wọ́n jẹ́ oní wọ́n a máa mú àwọn incident jagunjaku tí ó jọra wọn wá wọ́n lè ní à ìkẹnu wọ́n jẹ́ oní ìgbà tí rìn lọ wà gbójú sókè torí pé kò fẹ́ kò fẹ́ kí ẹni kankan àti mùsùlùmí kankan ìkẹnu àwọn ọmọ ìyá ti wá lókàn wá padà wá fà sẹ́yìn ní pé à ní pé mọ́ bọ̀ àbí ah, à kọ́dà bẹni tí ó bá ti fárúgbà tí ó bá ti gẹ́sùkòtò tí ó bá ti sálámà sí ma báyìí wọn ní dáhùn tí ó bá ipẹ́ ẹni tó bá ti gẹ́rùngbà tó gẹ́rùngbà tí ó sì sókòtò ẹ̀ sí wọlé bá sálámà sí ma báyìí wọn ní dáhùn ni wọn ní dáhùn sálámà lára hajjúrù tán so gbogbo oríṣiríṣi àwọn àsàtírù làwàlí ni so àwọn ọ̀rọ̀ àdápa yìí tí wọ́n kó àwọn ikọ̀ àwọn hajjú tí ọmọ jẹ́ kẹ́ni tó jẹ́ sálàfí náà kóhun náà ma fàsẹ́yìn pé àgbẹ́ ohun tí ń ṣe jù àbẹ́lùmí náà tó ń máa wò pé tí ó mọ gbọ́ ọ̀rọ̀ hajjú rẹ̀ sí pé gbogbo èèyàn so gbogbo èèyàn tí ò ní sí yàtọ̀ láàrin dáárí àti ẹni tí èsì dáárí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn so tó yẹ pé masọ́lẹ̀ àti mafásídì àwọn mafásídì lórí ẹni tó ń pèpè yóò mọ̀ bẹ́ gbogbo wà ẹni tó ń pèpè tí ń pèpè sí bí dáa rẹ̀ facility ẹ̀ yóò mọ̀ bẹ́ẹ̀ gbogbo gbà ní so ẹ jẹ́ ká wo àwọn ọ̀rọ̀ Sheikh Obeid wọ́n bí Sheikh Obeid níbi ìbéèrè ẹlẹ́kejì wọ́n ní ahsanallahu ilaykum wọ́n ní kọ́lọ̀wọ́n kọ́ bá ṣe dáadáa fún nínú dawabitu mu'amalati sunni lil bid'i ní pé dawabit àwọn principles àbí àwọn guidelines so tí onísúnnà tó ma fi ń bá oníbídà lò so tó ní súnnà tó ma fi ń bá oníbídáà lò wọ́n ní ahsan allahu ilaikum wọ́n ní níbi question lẹ́ẹ̀kejì wọ́n ní kọ́lọ̀ kọ́ bá sí dáadáa fún yín bàbá ní amin hal yufraqu fil hajri wọ́n ní sáàmà sí yàtọ̀ níbi hajri bayna sahibil bid'ah láàrin oníbídà tó sì pé alladhi yad'u ila bid'atihi tó ń pèpè sí bid'ah rẹ̀ walladhi la yad'u ilayha àtẹ́ntí ó pèpè sí wa kayfa takunu mu'amalatu kullin minhuma min àti bóòlù yóò sì máa báyìí kọ̀kan sínú wọn jazakumullahu khairan amin wọ́n ní kọ́lọ̀wọ́n kó bá san ilẹ̀sàn dáadáa amin wọ́n ní la shakka wọ́n ní kò sí èméjì anna tafriqa bayna sinfayn ní pé ìṣẹ̀yàtọ̀ láàrin ìran méjèèjì ìran oní bídá méjèèjì pé ẹni tó ń pèpè sí àtẹni tí ó pèpè sí bàbá ní wájibun hajuri yóò sí yàtọ̀ òsíyàtọ̀ láàrin dáa ilá ẹni tí ń pèpè sí bídá àtẹni tí ó pèpè sí so ní tó fi mọ́ yàyàn lẹ́nu ni ẹ máa wo àwọn tó jẹ́ sáráfínà náà gbógun ti ìròrí àjúrí àti àjúrí gẹngẹn pé àgbà àjúrí ẹ̀ lè sẹ́rẹ̀ àjírí fún wa ẹ̀ lè kò á sí wa pé ẹ̀ lè kò sí tíríkì kankan tẹ́fẹ́ ló insha Allah lópin ìbàtọ́ náà bábá sí tó bá ìkọ ìdáyà fún yàtà ìbẹ̀ náà kó ma kọ ìdáyà fún wa ní gbogbo wa so ẹ̀ lè àlè gbà àjúrí lóní súnnà ẹ máa wo gbogbo àwọn tó ń fi àwọn ẹ̀sùn gùlù tó fi ń kan àwọn súnnà àwọn náà wọ́n tó mọ̀ defend hajjúrí o so àwọn sọ fún yí pé àwọn òsúlù súnnà tí hajjúrí takò kìí sàwọn òsúlù súnnà pé ó mọ̀ yáà ó ṣe gùlù ní tó wáyé pé gùlù làá fẹ́ ni but wallahi mi personally mo kórìíra hajjúrí nítorí ọlọ́run ọba mo so mo kórìíra hajjúrí nítorí ọlọ́run so mo sì ráwọn olùmọ̀ náà tán sọrún tó jẹ mẹ́bẹ̀ so tí wọ́n ròyìn ẹ̀ pẹ̀lú àwọn òròyìn tó ní agbára gan so ṣẹ́kùnbéjì sọ pé èyàn ó sí yàtọ̀ láàrin ìran méjèèjì wala shakka anna at-tafriq bayna as-sinfayn wajib nígbé kí yàn sí yàtọ̀ láàrin tí ó pèpè sí bídá rẹ̀ ni fa inna man kana wọ́n tí ó sì máa taka wọ́n ní fannásu la yatadarraruna bihi àwọn èèyàn wọn ò ní ní ìpalára kankan látara rẹ̀ bal dararuhu ala nafsihi aburú rẹ̀ lórí ara rẹ̀ nìkan náà lọ́wà wọ́n ní bi khilafi da'iya yàtọ̀ sẹ́ni tó ń sọpọ̀ ń pèpè sí wọ́n ní alladhi yad'u ila wọ́n ní wọ́n ní ń tàn kálà àwọn èèyàn wọ́n ni wa yu'linuha so ó tún wọnú bínà àwọn tó sì pá àwọn gangan náà ràn wọ́n lọ́wọ́ lórí àti máa tànká àti máa sọ so tó ràn wọ́n lórí da'wa ila bid'ati so àwọn náà wọnú rẹ̀ àwọn tó ràn wọ́n lọ́wọ́ lórí da'wa ila bid'ati so gẹ́gẹ́ bí ní sí so àrípa àwọn ọmọ yìí àrípa àwọn náà wọ́n bá sí tó kìíní táwọn náà sì mọ̀ tí wọ́n sì wà lórí bídá rẹ̀ tẹ́ mọ̀gbà àwọn náà gbàdájọ́ dáyò àwọn náà gbàdájọ́ pé wọ́n pẹ̀pẹ̀ sí bídá rẹ̀ so kí ẹ mọ́ gbọ́ wípé àfáànìkan ni ni pé ọmọ assistant assistant so ẹni tó bá ń ràn kó ma bóò ní ó ṣe rí bídá pẹ̀pẹ̀ sí dáadáa bí nísìn èyàn ní mọ́mù àbíyàn ní ẹnìkan tó sì pé a máa ẹwúrú àwọn mọ̀dílù markaz so ẹwú sí pẹ̀pẹ̀ sí bídá tí wọ́n sọ pé ẹn tí ń ṣe tẹ̀sí jáná sí fún ẹwọ́n sọ pé àwọn onípòhun àwọn ẹ̀yà ohun pẹ̀pẹ̀ sí bídá wípé àbáwọn tí wọ́n pẹ́ àwọn ní ó bá so a ah, sọ kún ohun òpèpè sí bídá rẹ̀ ah, à kalla so wọ́n ni wọ́n sọ pé wa yuqarriruha irú ẹni irú mufassiru sanrawe tí ma fi ń rí lẹ̀ pé barbara harisẹ́ ó kó sínú tíra rẹ̀ àwọn nǹkan tí ó sí ìṣúrù súnnà ó sì ní káwọn èèyàn máa tẹ̀lé so tí ń fi ìkórìíra barbara harisẹ́ àwọn èèyàn lẹ́mìí wọ́n sì láwọn ṣe sharhu súnnà masalasi wọn wọ́n sì láwọn ṣe sharhu súnnà ní masalasi wọn ẹwọ̀n kan sharhu sunna imam barbahari wọ́n sì láwọn sí so yóò ṣe wùmí ká play ọ̀rọ̀ sheikh abdullahi bukhari fún wa so yóò wùmí ká play rẹ̀ so ah, ah, ah, tó láwọn èèyàn mọ́ ń tẹ́jẹ́ pé àdúrà alákùnrin ohun Allahu ṣá láwẹ́ tí ìbákan tún bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí sọ àwọn nǹkan káwọn yẹn mọ́rí pé à personal kìíní àbí kìíníkan kìíníkan so kò sí ọ̀kan so wọ́n ni ní tí mo fẹ́ sọ tẹ́lẹ̀ ni pé wallahi dhaka rajul wallahi la a'udduhu 'aliman Allahu musta'an so kìí ṣe pé mi náà ń pẹ̀lá mi lólùmọ̀ èmi of course ń pẹ̀lá mi lólùmọ̀ ká ní mo jẹ́ olùmọ̀ ni ṣe mi mọ̀ká tíra àwọn àfá pé ọ̀rọ̀ àwọn àfá ní ká fi so ẹ ma báwọn yẹn sẹ́mẹ́sí láwùjọ wa yìí àwọn èèyàn kàn gbé ṣáráhù ni wọ́n sì ma wọ́n ma tí tó bá wọ́n bọ̀ wọ́n ma ṣàlàyé ṣáráhù fúnra wọn so wíyẹ́sì tí ẹ bá ń ṣe lẹ́yìn náà tó sì pé ọ̀rọ̀ àwọn àfá ló fi ń dẹ̀ra rẹ̀ ó dà so tí ó bá gbé ṣarhu àfá kankan pé à kò sẹ́ni kankan kò síbi kàtàwọn àfá ti sí májẹ̀mú pé tó bá sàfẹ́ ṣàlàyé ma fáwọn èèyàn so but ní pé lókùn kàtà sí pé ìtàwọn àfá ń sọ ló ń sọ of course but àwọn ẹni yìí èyí tó fẹ́ ṣe ni pé káwọn sáà máa kó gbòòrò rí papọ̀ yẹjìmá àwọn náà bẹ́yìn àwẹ̀kọ́ sí wàsẹ̀mí títẹ̀ ráwọn àwọn tó burú jù láyé kí lè gbàmọ́ lọ́dọ̀ wọn àwọn ọmọ hadisi tánkẹ́ àwọ́kọ̀ jẹ́ òkèdò ni hadisi òkèdò so àwọn ènìyàn yìí ó burú gan láti gbàmọ́ lọ́dọ̀ wọn in the sense pé àwọn tẹ́mọ̀ ń kójọ papọ̀ wàláhì in bẹ̀rẹ̀ àwọn ọmọgé wọn tí ń katira kọ̀ lọ́yà wàláhì tàláhì kìí sí rọ́lì yẹn pamọ́ ìbẹ̀nà àwọn akẹwọn tán níbi táwọn ẹni tán ti burúdé tán fi tán ti yọ àwọn èèyàn dé adáwí tọ̀ntọ́wí oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àwọn ẹni yìí wọ́n ètè máa wọ́n ni pé sáwọn ẹni sáwọn gbéra wọn gbé pé ok súnnà kan làwọn fẹ́ safeguarding tèmi dáwọn rí súnnà làwọn fẹ́ máa pè fáwọn èèyàn pé súnnà so in dáwọn rí súnnà náà làwọn fẹ́ máa pè fáwọn èèyàn pé súnnà so bí Abubakar òde kèrè tó ṣe tàwọn èèyàn títí tó dì sí àwọn ìbíwà kó wọn ò sí lẹ́yìn captain bàtọ̀lọ́wọ̀n padà túnà sí rẹ̀ sáwọn èèyàn àtàwọn tó súnmọ́ àtàwọn tó jìnà wọ́n padà túnà sí rẹ̀ sámúsámú tó bó sì fẹ́ máa díbọ́ máa dọ́gbọ́n máa dọ́gbọ́n pé kíní so oríṣiríṣi ète oríṣiríṣi ète náà ti fẹ́ ṣe náà ti fẹ́ ṣe kọ́dà hátà Allahu musta'an Allahu musta'an àwọn pípùn wọ́n burú gan wọ́n wọ́stì gan ọwọ́ síkẹ̀ èyàn nígbàtànjẹ́ pẹ̀lú pé wọ́n ń pẹ̀ra wọn ní mọ̀hádìsì gẹ́gẹ́gẹ́gẹ́ àbáwọn èèyàn tó wà lára ìka wọn pẹ̀ra wọn wọ́n pè mọ̀hádìsì níbo àbúkọ̀ yóò kiri mọ̀hádìsì haṣa wa so kò jọ pẹ̀lú àwọn nǹkan tí ó wà lára rẹ̀ ń sí lè sọ so yẹ̀rọ àwọn nǹkan tó wà lára rẹ̀ ń sí lè mi sọ lè ò sì sínú pé èyàn ń ṣe pé èyàn àwọn ìbátáyàn fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ń sìn tí ń dá sọ̀rọ̀ rẹ̀ ń pa òun ni pé a sọ̀rọ̀ rẹ̀ pé ọ̀rọ̀ ayé àbí kìníkan kìníkan àwọn nǹkan báyìí àbí àwọn nǹkan báyìí ìsìn tá sọ ni ọ̀rọ̀ ẹ̀sìn láńsọ ọ̀rọ̀ ẹ̀sìn láńsọ ó sì ní táwà fáfí ma wọn gbogbo ẹ̀ but àwọn èèyàn látara pé tí mo ń sàlàyé fún ẹni ìlànà ni pé látara èèyàn wọ́n ti jìnà sí tó bá kàn ń nǹkan kan báyìí àwọn súnnà títọ́ àwọn tí wọ́n lọ síbi ṣe kéṣà àwọn àwọ́kọ̀ jáde tó sọ ṣe irú àwọn ọ̀dàkà tí ó rọ àwọn captain yẹn tí wọ́n lọ síbi ọ̀rọ̀ ni bàbá ọ̀súnnà ní yí so ẹwọ èyí tó wà lẹ́kọ̀ọ́ tó ma ń fẹ́mí àwọn èèyàn lẹ́mí balẹ̀ ẹ̀tì tó tún ní bàbá tó ń wo ọ̀súnnà ní bàbá tí ẹ̀ bí sí máa ń wí náà nù hmm. tí ó mọ̀ jágbe máa bá pé tó báyìí pé ẹnìkan ní sọ bẹ́ẹ̀ tó báyìí pé ẹnìkan wọ́n ni kò lẹ́kọ̀ọ́ kò ní kìíní kan pọ̀sí nígbà tó bá ti ń sọ tó ń gbè wọ́n tó bá ẹjẹ́ fún iná pẹ̀rẹ̀ tó bá yí pé mi èmi mo sọ pé kíkọ bàbá tí bàbá yí gẹ́gẹ́ ọlọ́mọdé rí tí tẹ̀fẹ́ sọ ọdún gaba yìí so but ẹwọ́n tó ń sọ kí ríà tí bàbá tí ẹ bá ti ń ó gbá àwọn àbáyọ súnà ni wọn in wá ha súnà kí àfi bí ìbòrùn so pé à ọgbọ̀n ìbàbá yóò súnà ni bàbá ó súnà ni hmm. nítorí kí èyàn sàlàyé ni pé tí a rí kó nídìí kí èyàn bá wọn bàbá yẹn jà wálláhì ìdáwọn èyàn rò ní pé ẹn bóyá èyàn kọ́kọ́ lálàsẹ̀ no èyàn bá wọn sọ́nà ni a rí bí iṣẹ́ kò bẹ́jì sí kọ́ sọ pé bí èyàn sì máa ṣe dáwà fáwọn àwọn àmì ápìlẹ̀ rẹ̀ fún wa inṣáàlá so wọ́n ni ó sì máa sí dáwà fáwọn àwà so kò nídi pé eh, ah, bàbá kìdíkan kìdíkan ìnẹ́lẹ́wọ́ o ìnẹ́lẹ́wọ́ o no èyàn ní sọ báyẹn of course so èyàn ní sọ báyẹn pé à ah, pé o pé kìní so èyàn ó ṣàlàyé fún wọn èyàn ó ṣàlàyé fún wọn náà ni but kí àwọn afi wọn lẹ́mì balẹ̀ lórí aburú iṣẹ́ ah, àwọn Bani Isra'ila ni ìdáwọn Bani Isra'ila mọ́ sí ni ẹ̀ èyí tó ṣe pé àwọn pípù yìí ìṣesí wọ́n jọ ìṣesí àwọn Bani Isra'ila gan ó jọ àwọn Yahudi gan wọ́n pèpè sí pé ká má lo ìmọ̀ tatbiqiyya nadhariyya àwọn mí pèpè sí pé wọ́n fẹ́ mọ́ fàwọn yàlẹ̀ bẹ̀lẹ́mì balẹ̀ lórí tó ń ṣe tí wọ́n pé ìntàwọn Yahudi méjọ́lì ìntàwọn Yahudi kó sí náà nìyẹn èyí ò sọ pé Yahudi ni wọ́n tó ní tẹ́lẹ̀ mí ọ̀tọ̀ sọ nìyẹn pé à ah, so but hatta Sheikhul Islam nínú ah, iqtida'u siratil mustaqim wọ́n sọ níbẹ̀rẹ̀ rẹ̀ pé kò ní pé kò túmọ̀ pé èyàn ọ̀rọ̀ yẹn gan mo rí láìpẹ́ so kò túmọ̀ pé èyàn ìṣesí kan rinlẹ̀ nínú àwọn ìṣesí Yahudi kò túmọ̀ pé gbogbo ẹ̀ rinlẹ̀ gẹ́gbó isi pé gbogbo ẹlẹ́ rinlẹ̀ tí ó gbìyàn lé kófúrú èmí ilé gbìyànlẹ̀ tó sì jẹ́ ẹlẹ́ ẹsẹ̀ èmí isi ilé rinlẹ̀ tó so so then tí a máa sọ of course wọ́n ṣe náà ni wọ́n ṣe ìtàn so lá eh, ní pé eh, la tattabi'unna sunan sanana man kana qablakum so in ta nabi sallallahu alaihi wasallam so ẹ wo n táwọn náà ṣe ń sìn wọ́n pèpè sí káwọn yẹn mọ́ lò mọ́ kásì mọ́ fàwọn lẹ́mì balẹ̀ lórí àwọn nǹkan sí wọ́n wọ́n mọ́ jẹ́ kí wo tó fẹ́ tẹ̀lé ojú ọ̀nà almanjẹ́ sára fígbà pé wọ́n ni ìwọ lé o mọ́ bọ́n sí bá bàbá wọn sí kàlà ìwọ ló o torí gbogbo àwọn tí wọ́n ń fi wọ́n lẹ́mì balẹ̀ lórí àwọn àìdá yìí lórí súfí lórí gbogbo ẹ̀ lórí jálàbí alẹ́lùmí gan ṣe jálàbí gan fà lórí gbogbo ẹ̀ torí mo ti wo clip kan tí captain náà ni wọ́n gbé captain lọ sípò ah! ibi tí tó tẹ̀ sí kọ́kọ́ sọ kíní mo tẹ̀ sí gbàgbé tọ́pìkì hàn so but ah, àfà ó lágbára so kí ẹmọ wá fáwọn ẹni ilẹ̀ mi balẹ̀ lórí pé lórí àwọn nǹkan tí wọ́n ń ṣe lórí gbogbo ẹ̀ ah, èyàn nífẹ̀ẹ́ wọn ni o ọ̀lá èyàn nífẹ̀ẹ́ wọn ni ẹni tó bá nífẹ̀ẹ́ wọn ni ó pè wọ́n bàbá ẹ fi járàbílẹ̀ gbogbo àwọn àsàlátù yìí ẹgbẹ́ ilẹ̀ e ẹ máa kọ́ ìdánilẹ́kọ̀ọ́ ni ẹ máa kọ́ àwọn èèyàn tó yẹ pé ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ ń kọ́ àwọn obìnrin láti jọ́ yìí ni ni pé bóò ni wọ́n sì máa bẹ́lọ̀ ń pa sunday sunday sáàlìjẹ́nà na ń bẹ̀lọ́n fún gbogbo wọn sunday so gbogbo eléyìí in tí yíò mọ̀ sàlàyé ni ẹ̀ in tí yíò sàlàyé fún àwọn báyìí ni ẹ̀ gẹ́gẹ́ pé ẹ̀ tó ń súnú wọn ma fi gbà pọ̀hùn lòun o ma bá sí àánú àwọn ènìyàn gangan aláburú àwọn gangan wọn ò nífẹ̀ẹ́ àwọn àwam wọn ò nífẹ̀ẹ́ àwọn àwam àwọn tí wọ́n so ẹjá mọ̀ bá ọ̀rọ̀ so ṣẹ́kù méjì sọ pé wàyẹ̀nṣúrùhá fi mẹ́lá ẹni tó ṣe pé òun pèpè sí bídá rẹ̀ tó ṣe pé wàyẹ̀nṣúrùhá fi a máa tàkà láàrin àwọn èèyàn so ẹwọ ẹni tí tún bá ń tàkà náà tó kó sí o ẹni bá ń tàkà tó mọ̀ ní òkè sí pé ẹni tí kàn ń ta kẹsẹ̀tì tó òun ò dákà e o pàtú àtú ibo ni ibo là ń bá zìnà lọ waliyadu billah so pẹ̀lú àmú ní pàtú rẹ̀ so mo sì ní pàtírì ti sànúṣẹ́ náà pé eh, wákà jẹta àbí wákà àwọn iná ọlọ́run mo so oríṣiríṣi tóhun ká ń kó gbẹ̀ papọ̀ àwọn àmì lẹ́yìn rẹ̀ tí èyí mọ̀ èyí tí ó dákàmà so a wo bó ní iṣẹ́ kò bèèrè sọ pé bó láti máa bá wọn àwọn àmúlò so gbogbo ilé ní oníjẹ́ kí Salafi kó fíìl bíwà pé ah, wo ah torí gbogbo tó ma fi ń dànkọrù máa wọ̀nyẹ̀ ah hmm hikima ń bẹ nú àwọn àkátà àwọn àdàkájẹ́ wọn wallahi hikima kankan sí ń bẹ nẹ́kìmà ló wà ń bẹ lórí Salafiyya kí làwọn ènìyàn wá fi ilẹ̀ láti jọ́ sẹ́bọ̀n náà lórí rédíò nínú àwẹ̀ yìí báyìí gbá mú lórí rédíò báyìí lálàsẹ̀ súnnà náà àtàkì súnnà na ń poison mind àwọn èèyàn against àwọn súnnà so wọ́n ni wa yanshuruha fil mala ẹni tí ń tàn kálà rí àwọn èèyàn wọ́n ni wa yu'linuha publicize rẹ̀ wọ́n ni fa hadha huwa alladhi yastahiqqu al-hajr wọ́n ni irú ẹni báyìí ló tọ́ sí pé kíyàn ṣe hajjúrò walmọ́sọ́rọ̀mà kíyàn gé dànù túnmà kíyàn gé dànù pé kíyàn sever gbogbo relationships tó wà láàrin àti rẹ̀ wọ́n ni wal-hadaru minhu kíyàn sọ́ra fún wọ́n ni al-awwal yunsah fi nafsihi wọ́n ni ẹ̀rẹ́ ni aláwọ̀kọ́ tó sọ pé wọn pẹ̀pẹ̀ sí bídá rẹ̀ bẹ́ẹ̀ tí ó wa amma thani wọ́n ni ẹ̀rẹ́ lẹ́kẹjọ fa innahu yuhjar ohun yóò sì hajjúrò walakin kayfa yuhjar ṣùgbọ́n bó ní ẹ̀yàn ṣe ṣe hajjúrò rẹ̀ ṣe kọ̀bẹ̀ ìdíwá fẹ́ ṣàlàyé nǹkankan fún wa tó ṣe pàtàkì gan tó ṣe pé ó yẹ kí ẹ máa múlò gan tí ẹlòmí tó bá sì ṣàìsí ń bẹ̀ wallahi ó lè padà fága tó ṣe pé òun gan ni ó fi padà sẹ́rí sí bídà mo sì yànà tí àpẹẹrẹ kan báyìí so ṣe kọ̀bẹ̀ ìdíwá sọ pé fi hajrihi wọ́n tó yẹ pé maslaha ó wà rajihan bí hajru rẹ̀ tí wọ́n ká ti sàlàyé àwọn maslaha táwò fún wa maslaha mẹ́rin lèyìn owó tí wọ́n bá fẹ́ ṣe hajru ní bídá so maslaha fún ráyẹn maslaha fún maslaha fún súnnà maslaha fáwọn èèyàn fáwọn àwọn so kò wá sí kò sí kò sí kò sí tí wọ́n bá wọn mẹ́rin yíò tí wọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà gan mẹ́rin ló ma ń pè pàápàá jùlọ sáwọn tó ń pèpè sí bídá àwọn so wọ́n ni ṣẹ́gbẹ̀rí sọ pé bí an takuna al-ghalabatu li ahli sunna wọ́n ni bí ní síkọ́ sí pé àwọn tó ń borí làwọn sunna wal quwwatu lahum kó sí pé àwọn lágbára fa innahu yuhjaru wala karama wọ́n ni wọ́n sì وإن كانت غلبة له wọ́n ni ṣùgbọ́n tó wáyé pé bóyá bí nísìn àwọn ń borí so àwọn náà ń borí bóyá bí ibi tó yẹ pé bóyá àpẹẹrẹ tí mo mọ̀ tó wà applicable láwùjọ yìí o ní bóyá bí àwọn chief imam kẹwàá ní ah ibi imam ní pé àwọn ọ̀kan tó kó sí o kẹwàá máa ṣàlàyé àfáà aláì gọ́ọ̀nà kílòkọ rẹ̀ àwọn àwọn ìjọba kára state gan lè gbéyàn so wọ́n ni but gbogbo àwọn tí wọ́n lágbára kankan yìí tó yẹ pé wọ́n mọ̀ sásábẹ̀ pé kò sí maslaha ń bẹ̀ tàbá bí wọ́n pé ṣé mọ̀ bí tí wọ́n ti mọ́ ń jábọ́ ẹ bí wọ́n pé kílé tí ò fi sí maslaha ń bẹ̀ tẹ́ bá ti bí wọ́n pé kílé tí ò fi sí maslaha ń ẹ so maslaha wà ń bi fún ọ̀gán náà maslaha fi wà fún súnnà náà tó àwọn ẹni yìí inú ò jẹ́ kí súnnà lọ sókè láwùjọ wọ́n ni wọ́n sọ pé wọ́n ni wa in kanatil ghalabatu lahu wọ́n tó bá ipé àwọn ohun ló lágbára wa li amthalihi àtàwọn tó jọrú rẹ̀ wa ta'athiruhum qawi àti ìlapa wọn lágbára ṣe àwọn pẹ́lẹ̀ ìgánà mọ̀ ṣẹlẹ̀ láwọn àyèmí báyàbí nísẹ̀ èyàn wà níbi school environment so oníbídíà ọ̀dára wọn wà sí pún lágbára ń bẹ́ so yóò ní bíyàn sí ma bá lónà so but o tún wá ní o ní kẹsí pé ẹmọ gbọ́ ẹ̀tẹ̀ jẹ́ kama kọ̀rọ̀ ṣẹ́kọ̀ bẹ́ẹ̀ lọ so bí i níbi sára pé òun ló lágbára ń bí school environment èyàn wà so wọ́n ní eléyò kọ̀wíyùn wọ́n ní ó lágbára wà náà fi wọ́n ní ó ní ó ní ìkápá lórí àwọn gbogbo ìgbèyàn bóyá níbi bóyá community tí yẹn wà àbí níbi school tí yẹn wà náà àbí ibi campus tí wà náà wọ́n ní wal àti lórí àwọn specific people fa innahu yuhjar hajran juz'iyya bàbá sọ bàbá sọ pé kílòkọ rẹ̀ yudahanu fún wala yuhadhar minhu alanan a ní ma publicly wall against rẹ̀ so walillahi alhamd gbogbo àwọn nǹkan báyìí náà ló sì ti ṣẹlẹ̀ so gbogbo àwọn nǹkan báyìí náà ló sì ti ṣẹlẹ̀ so wani a turaddu akhta'uhu wani wo àwọn àṣìṣe rẹ̀ a ma gba a ma lan èyí ma ṣe rọ́dù fún wa man kana fulan aw wá sọ pé a ẹni tó bá báyìí o tó rí báyìí ẹmọ pàjúkó wọn ti wọ́n ni wala yustama ilayhi wọ́n ni ẹni mọ́gbọ́n tí ma ń sọ walakin la yuhadhar minhu lima fi dhalika min al-mafsada wọ́n ni a ṣùgbọ́n a ní ma kìlọ̀ ń pa àwọn gangan fúnra rẹ̀ nítorí aburú tó wà ń bẹ so nítorí aburú tó wà ń bẹ wọ́n ni àwọn yuhadharuna min al-bid'a umuman wọ́n ni a ma kọ bídà fáwọn yà ní gbogbogbò òun gangan fúnra rẹ̀ a sì ma sàlàyé gbogbo nǹkan tó a kàn ní dákọ̀ ni àwọn èèyàn mọ̀ pọ̀ ní sọ àwọn yóò ti mọ̀ pé ẹni tàn sọ ni wọ́n ni wọ́n yurudduna khata'a hadha ar-rajul bid-dalil wọ́n ni a ma wá ṣe rọ́dù àwọn àṣìṣe alákùnrin pẹ̀lú àwọn ẹ̀rí hatta ya'rifu al-khassa wọ́n ni títí tí àwọn èèyàn tí wọ́n fi wá gbogbo àwọn ilé gbogbo àwọn kan báyìí ti ṣẹlẹ̀ dáadáa tó sì pé bí yàn sí kọ́kọ́ bẹ̀rẹ̀ náà ni pé àwọn èèyàn máa dákọ wọn kí yàn máa jáde kí yàn máa dákọ wọn náà gbogbo àwọn kàtí yàn sáré tán kó sílẹ̀ yàn sáré fáwọn èèyàn so yàn sáré fáwọn èèyàn pé yes ìjẹ́ sí ni àwọn kan báyìí báyìí báyìí báyìí so tí tí tó fi wá tàn kánadá àwọn èèyàn pa wọ́n tí àwọn èèyàn pa wọ́n tí àwọn èèyàn pa wọ́n tí wọ́n làbọ̀ nídìí kẹ́yàn dákọ wọn gẹ́mọ́ àwọn èèyàn gẹ́nà ń padà ń dákọ wọn so wọ́n ni wọ́n ni annahu ala khata li'annahum law hajaru wọ́n tó bí tó máa ṣe hajjúrú rẹ̀ wa hadharu minhu tí wọ́n sì kìlọ̀ fún àwọn èèyàn parẹ̀ allaba alaihim al'amma wal khasa yóò tọ́nu àwọn ọ̀pọ̀ àwọn èèyàn àtàwọn ẹ̀sà àwọn èèyàn yóò tọ́nu wọn wọn against wọn àwọn irú àwọn kaba iná sì ti ṣẹlẹ̀ lù so ọ̀daràn tó máa ń pè mí Boko Haram ní pé ọ̀daràn tó máa ń pè mí Boko Haram nígbàtí nígbàtí mo wà láyé ní pé à mo fẹ́ gba ìsan mi lọ́dọ̀ rẹ̀ ọ̀yọ̀rọ̀ Ọlọ́run bá so wọ́n ní but ìṣesí àwọn àfáà ní pé máa ń foríjì àwọn wọn torí àforíjì ah ìkẹ́ Ọlọ́run bá tóbi gan in terms of pé Ibn Taymiyyah òun kódà wọ́n wà nù Majmu' al-Fatawa gan so ní pé òun foríjì àwọn gbogbo àwọn tán gbogbo tóun so so kí ló kọ́ rẹ̀ wọ́n ní àwọ̀bọ̀tẹ́ tí ó bá tí ó bá tí ó bá foríjì wọn náà tó gbà náà tọ́ ọlọ́run bá máa máa fẹ́ jẹ́ káwọn ènìyàn kan tọ́ ìyà wọn wò ni wọ́n ní wọ́n hadharu minhu wọ́n ní wọ́n tán bá bá kìlọ̀ fún ní against rẹ̀ allaba alaihimul amma wal khassa yóò tọ́nà àwọn èèyàn against wọn wọ́n ni wọ́n sábàbà fitna yóò sì dá fitna lẹ kí wọ́n máa sọ̀rọ̀ ń pa wíyà if imam if imam báyìí báyìí báyìí báyìí báyìí báyìí bọ̀ kí ẹ sálàyé gbogbo kí ní ẹ fáwọn èèyàn látara pé ẹni yìí èèyàn mọ̀pọ̀ lágbára ó tún ní kó wà sọ̀tọ̀ yí àgẹ̀ oye so gbogbo ẹ̀lẹ́ yóò sálàyé fáwọn èèyàn pátápátá but èèyàn ní tọ́ èèyàn ní jẹ́ kí ó yí ọmọ èèyàn lọ́wọ́ tí wọ́n fi àwọ̀ pé à ah, ẹnìkan ti ẹ̀ ti wà tí ń sọ̀rọ̀ bàbá àmọ́mù so ẹnìkan lè gbé wá kan lè gbé wá sáfihàn ọba <laughs> so ẹmọ̀ pé gbogbo àwọn kàbáyìí náà ti ṣẹlẹ̀ rí náà of course gbogbo àwọn kàbáyìí náà ti ṣẹlẹ̀ so I àìní àìlò ohun táwọn afáàn sọ náà ni so àìlò ohun táwọn afáàn sọ náà ni torí so bóò ní gbogbo àwọn nǹkan tó kọ́ sí bóò ló ṣe wá yáwọn èèyàn lẹ́sì ṣe bó yáwọn èèyàn àwọn tó fẹ́ yé ó yé wọn pé ah, àwọn ènìyàn yìí orí tán wà kódà hátà nínú àwọn àwọ̀ àmù tí dáwà sàràfíà tọ́dọ̀ wọn àwọn gan mọ̀ pé àwọn ẹni yìí àwọn kíni mọ́ so but ẹwà àwọn ìgbà kan tó yẹ pé tí alákùnrin yìí tóhun kan dájú ọ̀rọ̀ kọ gbogbo èèyàn tí ò wo masọ́lẹ̀ tí ò wo mafásí àyọ́yá ẹmọ bọ̀ wá sáfihàn bá ṣẹ́wọ̀n gan ẹwà àwọn kan tó dálẹ̀ so but irú àwọn ilé irú àwọn táwọn ò ní agbára kankan àbí téèyàn wà ládùúgbò tí wọn ò ní lágbára lórí yàn àfá èyí mọ̀ sọ àwọn èèyàn lára nípa àwọn èyí mọ̀ dákọ wọn lọ́sàn lóru ẹ mọ̀ sọ àlàyé wọn wọn bá sọ pé ẹgbẹ́rọ́dùlẹ̀ ẹ̀dàkùn mo fẹ́ fún yín mọ̀nà ẹgbẹ́rọ́dùlẹ̀ <laughs> ẹjá gbájúmọ́ àdáàbò ẹgbẹ́rọ́dùlẹ̀ ẹjá gbájúmọ́ àdáàbò ok kágbẹ́rọ́dùlẹ̀ gbogbo àwọn afárẹ̀ kan máa gbádùn kan máa tanù ká kan máa flenjọ́ àní fi wọ́n lọ́rùn lẹ́ inshallah wọ́n ni títí tálámàrí wọn fi yá wọn tó wà lábẹ́ wọn ó sì ń yá wọn tó wà lábẹ́ wọn gan hátà wọn tó wà lábẹ́ wọn tẹ́lómi pa wọn tí so wà nílá ìlhàndù tó sì ń yé wọn so torí kò sí àwọn tó lódòdó ṣe ó lódòdó ṣe àwọn tó ń wá ayé náà tó rò pé ibẹ̀ lòun ti rí sẹ́ àbí nǹkan ogun tó fi máa ń dẹ àwọn èèyàn mẹ́lẹ̀ náà nìyẹn àti èmi mú bá ṣe kíní àbí mú ma wá wọ́n ni wọ́n sọ pé wa'tada ahlul bid'ah alladhina hum aqwiya wọ́n láwọn oníbídà tó ń lágbára hmm, tí bàbá lè mọ́ bá fi pàṣẹ bàbá lè mọ́ gbogbo lọ bá fi pàṣẹ pé ó yá ìwọ́n ń sọ ní sí báyìí pé gbogbo bí tẹ bá ti ráwọn súnnà ẹ ẹ ṣe àbúṣẹ́ rẹ̀ pé kò ní ṣẹlẹ̀ ah, no ní pé tó tí inú ọlọ́run ní jó ṣẹlẹ̀ inshallah ọlọ́run ní jó ṣẹlẹ̀ bọ̀ tí bàbá bá fi sọ pé ẹ máa lù ẹ máa sáwọn èèyàn ní ṣe òun ní mú wọn sí kọ́lá ọlọ́pàá gan tó bá gbáyàn mú gan wọ́n ti náà máa ni yóò kọ́kọ́ ah, ọlọ́pàá <laughs> ìkan bẹ ládùúgbò mi tí ń dẹ́ ti pẹ́ so ẹwọ̀n kan wá so wọ́n padà tọ́nà àwọn àwọn èèyàn against èèyàn so wọ́n ní wọ́n ní wa'tada ahlul bid'a alladhina hum aqwiya ash-shawka wa ahlus sawla àwọn tó sì pa àwọn lágbára wal àwọn ni wọ́n ní lílọ bíbọ̀ wọ́n ni ya'taduna ala ahli sunna wọ́n kọjá àlà lórí àwọn sunna kódà ilé ìgán ṣẹlẹ̀ láwọn ìlú southwest miga so láwọn bàkátá ní máa kán ní ẹka máa kọ́ àwọn so ẹ̀tọ́ wọ́n mọ̀ àwọn tó lọ dáwà alálẹ̀ àwọn tẹ̀blígì nífà so wọ́n ni wayudhillunahum wọ́n ma wọ́n ma wọ́n sì dáwà alálẹ̀ láàrin wọn wọ́n ni fadharwa al-mafasid wọ́n ni àbúrò wa taka bani ya zuhair matulub wọ́n ni ìrẹ zuhair ọmọ mi tó ń bèèrè question yìí wọ́n ni dharwa al-mafasid kíyàn gbé àbúrò kíyàn gbé jìnà wọ́n ni matulub in ti ṣẹ̀rí wọ́n ní dharul mafasid matlub wọ́n ní kí agbé aburú jiyàn in ti ṣẹlẹ̀ afẹ́ ni wọ́n ní fannabi sallallahu alaihi wasallam wọ́n ní annabi o ma qatala abdullahi ibn ubay ibn salul wọ́n ní annabi o pa abdullahi ibn ubay ibn salul ra'san nifaq bil madina olórí àwọn munafiqin lil madina hina qala kalimata su nígbà tó sọ̀rọ̀ burúkú wasta'dhana umaru fi qatlihi umaru sì gbàyànda pé kóhun pa qala la annabi ni ara la yatahaddathu an-nas káwọn èèyàn Allahu akbar àwọn èèyàn àwọn kódà kí ẹ ma wo kí ní àmà igan ìṣẹ́sí àwọn àmà igan ó wà ní súnnà Nabi sallallahu alaihi wasallam kódà ó sílẹ̀ sí hatta ó sílẹ̀ sí Umar radiyallahu anhu ó sílẹ̀ sí Umar radiyallahu so ní ayé Umar so nígbàtí eh, Umar towards ending eh, khilafa Umar àwọn yẹn bẹ̀rẹ̀ sí sọ pé à ah, pé khilafa abubakiri ó kàn wá fajá ah, ó kàn wá sódẹ́nlì ni pé ni pé àti Umaru bá ti lọ ẹni báyìí lòun ó fún Umaru wá ní ah, òun ó yẹn sọ̀rọ̀ ní hajj wọn ni hajj ha ṣe Abu Sa'id kọ́ ni wọ́n sọ fún pé mọ́ bá wọn yẹn sọ̀rọ̀ ní hajj o inna fiha ri'a àwọn ọ̀pọ̀rọ̀ ọgọ̀rọ̀ àwọn èèyàn ló wà ń bẹ̀ so tipẹ́tipẹ́ kò sí gbogbo ò lè rí bákan náà lórí ìmọ̀ ìtànà mẹ́fí sọ pé ẹ̀ ní gbé àwọn èèyàn kan lórí tó ju ìmọ̀ wọn lọ àyàfi pé yóò jẹ́ àdánwò fún wọn so hadithu nasa ala qadri uqulihim atuhibbuna an yukadhiba allaha wa rasulahu so ẹwọ láti ayé àwọn Umar láti ayé àwọn sahaba nabi sallallahu alaihi wasallam gbogbo mọ̀rọ̀ àwọn pé àwọn èèyàn tí nǹkan òye kí nǹkan má dàrú mọ́ wọn lọ́wọ́ ó jẹ́ kí n rántí nǹkan sí ìkánà àwọn tó ń ṣe tàhírù lára wà tó ń wọ́nù against wa pé walillahi alhamd èyàn sí jama kankan náà wallahi èyàn jama kankan so ní pé tí wọ́n ń ṣe tàhírù lára yẹn pé àwọn ẹni báyìí báyìí ìgbà tán wá fẹ́ lọ sàlàyé fún <laughs> ìmámù pé bóò ló ti fẹ́ yíye pé olórí àwọn ọjọ́ but ọlá ayé mú ti wọn ní pé wọ́n sàfẹ́ àwọn fẹ́ kọdí àwọn ọmọ yìí so àwọn fẹ́ jí kí wọ́n kán rọ́nà lọ so àwọn òkè pé a mọ̀ pé ó ní level tẹ́yìn ogun gbé wọn sí so ó dàbí ẹni tó ṣe bẹ̀rẹ̀ sàfíà lónìí kí wọ́n gbé ìsìkalẹ̀ e pé tọ́ ó ti wá bẹ̀rẹ̀ báyìí ibi tá ti bẹ̀rẹ̀ fún náà ni ọ̀rọ̀ sàáfíkọ́ àti mùsáfíkọ́ so ṣe yóò yé hmm. ah, eh, sọ́yí so in táwọn fáfí tán fi máa ń gbáyàn yànjú ní pé bóòlì yóò ṣe máa bá wọn àwọ́ àmọ̀ sí bóòlì yóò ṣe máa bá wọn tán sẹ́ bẹ̀rẹ̀ mà sí bóòlì yóò ṣe máa bá wọn tí nǹkan òye bóòlì yóò ṣe máa bá wọn sí so wọ́n ní ẹmọ́wọ́ ṣẹ́kùnbéjì sọ pé ní pé láà ní pé wọ́n ní ànẹ́bì sọ pé rárá o la yatahaddathu an-nas so ẹ̀hẹ́ níbi hadith yẹn Abu Sa'id wọ́n sọ fún Umar pé kó jẹ́ káwọn padà lọ sí Medina torí pé ibẹ̀ lọ́nà ọba ti sọ rìsáàlà kalẹ̀ ibẹ̀ àwọn olùmọ́sí wà ń bẹ̀ àwọn tí wọ́n gbọ́n tó bá sọ wọ́n gbọ́yé so ní pé àti wọn ò ní sí tó bá pọ́ tí wọn ní sí ìtò so Umaru náà wá tó jẹ́ olórí tóun so ni a oní tóun bá fi dé Madina gbára ní tóun kọ́kọ́ sọ ni ni Umaru ti hadithi ọ̀rọ̀ rọ́júmù yìí ọ̀rọ̀ rọ́júmù so hadithi tó gùn Bukhari àti Muslim so wọ́n ni wọ́n tẹ̀síwájú wọ́n ni مع أن قتل هذا المنافق وني لا يتحدث الناس كانوا يما ما سوقيا محمد صلى الله عليه وسلم يقتل أصحابه نبي النبي كان قام صحابه مع أن قتل هذا المنافق بيبو سيبي يبقى منافقي فيه كف شره iko aburu re ko o wa nbe wa zajri a wa zajru man wara man waraahu àti pé àwọn ẹlòmí náà tó bá dàbí tiẹ̀ yóò jẹ́ azajru fún wọn in tí ó jẹ́ bí kìlọ̀ fún wọn walakin yurajjihu bi bihadha yurajjihu bi bihadha so mi huma fi wira wọn yíò ma fi wọ́n ra wọn wò ma fi wọ́n ra wọn so woni a na okay aha sheikh wọ́n bí sheikh ní question kan ẹmọ wọ́n wọ́n ni jazakumullahu khairan wa barakallahu fikum بالنسبة لصاحب البدعة وني أني بدعة تسكي الذي لا يدعو إلى بدعته أو كيكوسي بدعة idha nusih tán bá fún onímọ̀nà falam yantasih kò wá gbọ́ wa asarra ba'da al-ilmi wal bayan ó sì dó lórí ẹ̀ lẹ́yìn mà àtàlàyé fa kayfa yu'amal bó ni ó sì bá sí wọn jazakumullahu khairan wọn ni yutrak èyàn pàtì ni aqulu yutrak bàbá ní wọ́n àwọn èyàn ويشدد عليه يصلي ما وني فالكثير من أهل الحديث وني أقلق عوني سنة معروفون بالبدع فالكثير من أهل الحديث وني قاموا عوان فالديث معروفون بالبدع وني وما ومي بلو وني متهمون بالبدع وصوصبكتهم بلو بدع وني سكت الناس عنهم ولو يوان داكم وأخذوا العلم عنهم يقول واسك بايما لا تدوما <coughs> nítorí pé wọ́n ní pàwọn ẹni yóò pẹ̀pẹ̀ sí so torí níbi pé ẹni tí ó pẹ̀pẹ̀ sí láti bí iṣẹ́ ọ̀rẹ́ rẹ̀ ọ̀yẹ́ but gbogbo àwọn eléyìí gbogbo àwọn lápsìsì ṣe rí kí ní kan wà tí mo wọ́n níbi àníṣẹ́ tọ́lọ̀wọ̀n bó bá gbé ṣubú hà tí ẹni àánú tí ó fi ṣe àwọn èèyàn lọ́nà kalẹ̀ tí ó bá sí gbogbo aláwà lórí mọ̀nà bó kò sí ṣubú hà ó ma wà fẹ́ ni àánú kò sí ẹni àánú ó ma ní ṣubú hà yóò ma ní kankan tí ó ma fi convince àwọn èèyàn so sí ọlọ́run wá dá iná fún gini ọlọ́wọ́ bó dáná fún gina ọmọ èèyàn náà ló dáa fúnà so ọmọ èèyàn àtàlìjẹ̀nú so ẹwọ́ kílò so kò sí yóò mọ̀ ní tí ó mọ̀ fi ṣe àwọn èèyàn lọ́nà lọ sójú ọ̀nà náà so tó wáyé pé kò sí ni tó wáyé pé kò sí ṣubá àláyé ni gbogbo aláwà lórí ìmọ̀nà so àyàfi báàbù ṣáhàwà ló tún kó wáyé so wáyé pé kò sí ṣubá àbá lẹ́yìn gbogbo èèyàn ni ó wà lórí ìmọ̀nà bọ̀ kò sí kò sí ọlọ́wọ́ bá mọ̀ sí bẹ́ẹ̀ ni pé yóò mọ̀ ní tí ó mọ̀ fi convince àwọn èèyàn so ìyẹn ni yíò ní gbéra rẹ̀ sí ṣúgbà pé àánú afẹ́ bọ́n tó náà fẹ́ wí a wallahi dr salaye òótọ́ ni wọ́n ṣe ń tòótọ́ but nígbà tí mo gbọ́ àlàyé tí wọ́n ṣe a dr salaye dr salaye nígbà àwọn èèyàn ń gbọ́láyé lọ́dọ̀ jákùnmọ́lẹ̀ pé òun náà sì fún wọn ní Ibn la ilaha illallah kódà ibìbẹ̀rún ló yẹ kíyàn tó ti sọjí so ẹwọ yakman tó fáwọn èèyàn níbi tèmíyà pé ah, kódà ibi tèmíyà wí tóhun náà wí ibi tèmíyà ibi tèmíyà wí wà ní mashirik yakman sí wà ní maghrib so sì fáwọn èèyàn ní ibi tèmíyà pé ibi tèmíyà náà sọ ṣe ẹlòmí ṣe ẹwà lẹ́ gbà tí ibi tèmíyà náà sọ so Allah musta'an so ẹ jẹ́ ká lọ sí question mi wọ́n bí Sheikh Obedi question ẹlẹ́kẹta so wọ́n ni idha kana al-hadith wọ́n ni wọ́n bí sẹ́kù bẹ́ẹ̀ pé tó wáyé pé ọ̀rọ̀ ad-da'iru fi hadhihi al-mujalasat ní pé tó ń lọ níbi àwọn ìjókòó yìí wal-liqa'at àtàwọn ìpàdé yìí wọ́n ni la yata'allaqu bil-bid'a kò ní kankan ṣe pẹ̀lú bid'a walakinahu fi umurin dunyawiyya lápẹẹrẹ ń sìn ẹ̀lọ sí wàlímà nìkan ẹnìkan ẹ̀bá bá wọn bídí abẹ́ ẹ̀bá wọn abúkọ̀lì jẹ́ òkè olóńbẹ́ àbẹ́bá wọn mufasiru sáàràbùn bẹ́ so wọ́n bá wọlé pẹ̀lú mufasiru gangan fúnra rẹ̀ so <laughs> imam so wọ́n wọlé pẹ̀lú bàbá gangan fúnra wọn ẹni àbí wọ́n wọlé pẹ̀lú mahadisi gangan fúnra rẹ̀ so ní ibi tẹ́ẹ̀sì wáyìí ẹni tẹ́ẹ̀ lọ wàlímà nìkan ẹ̀gẹ́ bóyá nínú àwọn àwọ̀ àmọ́ ni àbí inú àwọn tí nǹkan ò tí yé dáadáa ẹ ò pé à ní pé bóòlì yóò sì ṣe ń bí jòkó irú àwọn nǹkan báyìí tàbí àwọn nǹkan míì náà tó jọrọ àwọn nǹkan báyìí so èyàn kan lọ sí function kan tó necessary èyàn ó wọlé báyìí ibi ìjòkó aláwọ̀kọ́ tí <laughs> àwọn kan èyàn so in tó sì kó yín papọ̀ kìí ṣe bídáà kìí ṣe pé ẹ wá fún bídáà kankan function ṣẹ́ wọ́n ni sheikh obedi wa sọ̀rọ̀ kan tó ṣe pàtàkì gambiga wọ́n ni yanbaghi an yakuna bayna al-muslimina 'amma wa ahli sunna bi sighatin khassa o àwọn ọ̀rọ̀ tán sọ bí wọ́n sọ pé wọ́n ni fa yanbaghi li talibil ilmi wọ́n ni ó pọn dandan fún ẹni tó jẹ́ onímímọ̀ o wọ́n ni al-labqi al-labib ẹni tó jẹ́ ọlọ́gbọ́n tó jẹ́ olóye annahu idha jalasa majlisan ni pé ah ní kó tó bá jókó síbi kankan wa sallama ala ahlihi tó sì sálama sáwọn tó wà ń jókó yẹn wa hayyahum bima yunasibuhum ó sì kí wọn pẹ̀lú nǹkan tó tọ́ sí wọn wa anzala kullam minhu fi tahiyya manzilatahu min qawmihi oh the náà ok ebi báyìí náà ni ok bàbá sọ yọ́n bí bàbá ní bẹ̀rẹ̀ but bàbá kan fún wọn ní general advice pé bóò ni èyàn ó sì máa ṣe kíyàn máa ṣe dáwà fáwọn èèyàn níbi àwọn ìjòkó bàbá tí wọ́n sọ pé wọ́n ni ya'ni ẹni question náà wá rí pé ah, ó dà pé answer tí wọ́n give yẹn kò tí pinpoint lórí question tán bèèrè gẹ̀gẹ̀ wọ́n ni ya'ni jawabukum hadha bin nisbati mujalasati ahli al-bid'a ayadun ya'ni idha kana al-hadith wọ́n sọ wọ́n bi bàbá pé tó wáyé pé ọ̀rọ̀ yẹn wọ́n tún máa the same question náà wọ́n bi bàbá lẹ́ẹ̀kan sí ضوابط معاملة السني للبدع وني إذا كان الحديث وانتو يقول أورون يو دائر في هذه المجالسات وسيكون لوني بيامو جوكوي يعني بين أهل السنة وأهل البدع لأن يوم سنة ومن بدع لا يتعلق بما له صلة في الدين كونيك كاسك وليسن وإنما في أمور دنيوية فقط أو الأمر يعي لسني وني فما حكمه كني دجوري جزاكم الله خيرا وني كنا قبع سنيسن هذا وني إذا احتاج السني وني سنة تباني بكاتا أن يقضي حاجة من مبتدع kó gbọ́ bukata kan látọ̀dọ̀ bí náà fala ba'as kò sí tó sí lakin la yajuzu anna dhalika kathiran ní pé kíyàn wá pọ̀ gíyàn tọ́ọ̀gíyàn so bí nísìn ẹni tí yàn máa ń ṣe bàtà lọ́dọ̀ rẹ̀ èyàn rí pé ah, ọmọlẹ́yìn ìkẹni àbẹ́yìn tí yàn máa sọ lọ́dọ̀ rẹ̀ àbí àwọn but at the same time náà kò gbọ́dọ̀ jẹ́ kíni tọ́ọ̀gíyàn ala al-hal máa ń nà pé kódà tí yàn bọ̀ tó bá yẹ pé yẹn ní bùkátà sí kó gbọ́ bùkátà kan látọ̀dọ̀ rẹ̀ sheikh sọ pé la yajuzu an yakuna dhalika kathiran pé kò yẹ kó máa pọ̀ tọ́gíyàn ala al-hal olóòrán sọ lọ́dọ̀ ẹni tó jọmọ lẹ́yìn Wasila Samab lẹ́nu o eléyè ṣe la yad'u ila bid'atihi tún wá dọ́dọ̀ rẹ̀ tún wá bá tépù rẹ̀ náà ní gbọ́lọ́wọ́ bá tún mújò kó pé ẹ máa rán lọ ẹ máa rán ẹ adjust ibi ṣòkòtò ipe a no wani wani layan bagi la yajuzu an yakuna dhalika kathiran taghiyan ala alhal wa in fa inna ahla albid'a wani turpa mu bid'a yadurun lakin law ihtaja an yubi'a min hadha ko wọ́n bid'a wọ́n kò ní dájọ́ ọ̀rọ̀ kan wọ́n gangan bọ̀ tó mọ̀ pé wọ́n náà ó gbọ́ nǹkan yé òun ò sì gbọ́ nǹkan kò mọ̀ ó rògbóhùn lòun wà lórí ni yóò máa sọ pé ah, ah hmm akẹ́ẹ̀kọ́ àwọn èèyàn kan wà ń tó tọ́ yóò máa bẹ́lú mi sọ pé ah, àwọn èèyàn kan wà ń tó tọ́ láṣejù láṣejù tó tọ́ so hikima ni hikima ni yóò fi ṣe so ibẹ̀ ni ó ti máa sọ ni ó ti máa sọ ah, ó sì wọ́n sì wá rán sọ ni so wọ́n sọ ó ní máa wà tí wọ́n ní máa rọ̀ pé hmm, hikima ó dà pé mi náà ní kíma yìí tó tọ́ so àbí àbí àbí àbí ìkanu méjì ṣe àgbé àti ka àsára àwọn sálàfì yálà kó mọ́ sínú ànù àbódòdó yẹn ò ní lè present ẹ̀ lọ́dọ̀ rẹ̀ ṣé ó wà dájá alẹ́ nílé télọ̀ torí pé ń sọ ṣọ́bù rẹ̀ ló wà náà ẹ <laughs> eh, níbo kò jọ ikmọ̀ kí ni ẹ eh, kò sí tó ah, no so gbogbo ẹ̀ náà àtàṣẹ́ kò fèdè máa sọ kìíní sí ẹmọgbọ́ wọ́n ni fa inna ahlal bid'a yadurun lakin law ihtaja an yubi'a min hadha wọ́n ni bọ̀tí yìnbá fẹ́ ra nǹkan lọ́dọ̀ ilé ẹ̀yẹn fẹ́ ta nǹkan fẹ́lẹ̀ àbí òun gan ma ó ma wá ra nǹkan lọ́dọ̀ rẹ̀ so ìyẹn ta tíra ń sí pé àgbẹ̀ mo fẹ́ ra tíra manhajul anbiya àti iṣẹ́ kọ̀nà bí hàn so ó sí ẹgbẹ́ láwa bàbá ìbá ìwà gbà ó wá dé wá ní ó tún wá bẹ̀rẹ̀ pé ẹ̀bọ̀ tíra nìkan lè mítà fún tíra nìkan ní tà fún ike ló kàmí pẹ̀lú ṣebó tíra ló lówárà tó lówá mẹ́bà mi sọ kìíní so wọ́n ní tí a bá ní bùkátà sí wọn níbi àwọn ọ̀rọ̀ ayé pé aw mathalan walidu rajul mubtadi' kó sì pé òbí ọmọ yẹn mubtadi' so ọwá fẹ́ bí nípa hálọ̀ ọmọ yẹn aw àbí ìjòkó kó wọn papọ̀ mẹ́ngọ́ yìí kọ́sìn láti pọ̀ gẹ́gẹ́ ló gbà lérò wọ́n ní falabas wọ́n ní kò sí problem ní pé kíyàn bá wọn sí bí ọ̀rọ̀ ayé tí ò ní wà tọ́gíyàn tí ò ní ju hajjá lọ so kí ló kọ́ rẹ̀ gbogbo àwọn kan tó bá jẹ́ hajjá gbogbo àwọn kan tó bá jẹ́ hajjá gbogbo àwọn kan tó bá jẹ́ dọ̀rúrọ̀ èyẹ ma ń nà zára rẹ̀ so hajjá àti dọ̀rúrọ̀ in tó bá ṣe bùkátà sí lèyàn máa ṣe kíni lèyàn máa kèsí pé yíò wá fẹ́ lójú àrakàlà so wọ́n ni aw jama'ahu bihi majlisun min ghayri qasdin fala ba'sa wọ́n ni amma an yatajalasu ahlu sunna wa ahlu bid'a ṣùgbọ́n kún sunna tún bid'a ma wá jókòó ẹni tá pè kó wá ṣe lecture ẹni tí mi pè kó wá ṣe lecture bí kó ma yí òun gangan ni o òun ni o so kó sì pé òun sunna gangan ni o torí gbà mí gan wà òun sunna ibi bàbá rẹ̀ ní inú rárá ọgbọ̀dọ̀ pọ́n súnà kankan kó wá sí lẹ́kọ̀ọ́ kankan bí kó máa èmi mo bí ọ̀ èmi mo bí ọ̀ èmi mo bí ọ̀ so èmi mo bí ọ̀ nígbà ah, so aláwọn sa ẹlòmí ilé mọ́rí ààrẹ gbé so but èyí tó dáa jù ni pé kíyàn bá wọn sẹsẹ àṣà àṣánà kíyàn sí kíyàn gbá rẹ̀ kó so but ó ipò gangan ó súnà gangan ah ẹni tí mo fẹ́ pè wá síbi so ẹni tí ó wà lágbájá àti lágbájá ni so ìgbà tí lágbájá àti lágbájá bá dé àwọn ọmọ òun kọ́kọ́ ó rọ́tẹ̀sùbá wọlé náà so àbí kò tí rọ́tẹ̀sùbá wọlé àbí náà àwọn tó ti pé àwọn tí wọ́n gbádùn náà so wọ́n ni amma but kó sí pé an yatajalasu ahlu sunna wa ahlu bid'ah wa yaqduna al wọ́n ma wá wí wọ́n ma sọ̀rọ̀ ìwàtún súnnà àtún bídá yí ma wá rojọ́ fahadha khata wọ́n láti sẹ̀lẹ̀lẹ̀ hadha la yajuz wọ́n lè yóò tọ́ nahnu nuhadhdhiru min mujalasati ahli al-bid'ah wọ́n ni àwọ̀ à ń kìlọ̀ fáwọn yẹn bí ìmọ̀jókòtà wọn bídá wọ́n jazakumullahu khairan wa barakallahu fikum wọ́n ni lakin kalami Shaykh Ubayd mi o ala mujalasati ahli sunnah الكلام المتقدم أرطوت سواجه في مجالسة أهل السنة أو المجالس أو المجالس العامة أبيع وانجكوه بوبو وني أحيانا مجالس عامة تجمع سني وبدعي وني أوان يجكوه بوبو ومن كون سنة تنبدع قاقون بامي ẹlọ wàlímẹ̀ nìkan ni ẹlọ kìníkan ni so wọ́n ni as much as possible tó bá ṣe rọrùn sínà lè yíò mọ̀ sí hajjúrò wọn náà ń bẹ̀ náà o kìí sí pẹ́tọ̀ ṣọ́kù péjì ti nítọ̀ lára ti débí wàlímẹ̀ ó wá wọlé ayé wà ní àwọn bòmí ibi tó wọ́wọ́ gbà lọ ọ̀tún wọ́n kọ́ sálámù sí gbogbo wọn ní àánú ah, no so but ní sí ó jòkó àwọn wọn bídá ní sèré ọ̀daràn ni wọ́n wá wá bọ́ wá mọ̀mọ̀ ó ní ah salamu alaikum wá mọ̀mọ̀ ó mọ̀mọ̀ níwájú àwọn àwà mo fẹ́ wá ó fá bọ̀ lọ́wọ́ sọ́nà pé tó bá bá lọ́wọ́ tó bá dáhùn sálámù ah ẹ̀rọ bá bẹ àfáà kò dáhùn kò dáhùn lóòmọ́ tó bá wá sàlàyé tó ṣẹlẹ̀ fún àwọn àwà mo ẹ̀ẹ́ èyí tó kó sí ni pé àwọn àwọn ni èyí lẹ́lẹ́ tó wọ́n ṣe báyìí láàrin ara yí ẹ̀rùn táwọn sọ nìyẹn sàwọn onígbọ́ yí so wọ́n ni Sheikh Ubaydi sọ pé ahyanan majalisu amma wọ́n láwọn general garden tajma'u sunniyan wa bid'iyya wọ́n ló mọ́ kó on sunna àti bid'iyya àpapọ̀ na'am barakallahu fikum aqul ni politics tó dágẹ̀ mọ́jẹ̀ kó ṣe pé òun làwọn èèyàn àwọn àwámú padà máa sáìdì pẹ̀lú mọ́ fún l'opportunity in tó wá nìyẹn kó sálámọ̀ sí ọkọ̀ mọ́wàá dáhùn wọ́n láàrin wọ́n sí gafa àwọn ìjọkó tó ti pààyàn papọ̀ pẹ̀lú wọn mọ́ wọn sálámọ̀ sí ọ ah, sheikh hayyakumullah assalamu alaikum <laughs> hayyakumullah ah, ìwọ tó lálàzẹ̀ mi ní àná tẹ́ẹ̀bá wá dá lóhun bá yóò wá dá sí nílẹ̀ so táwọn àwọn bá wá wọ́n ní àà ìyá kan tó mọ̀ tó mẹ́ méjì rí wọ́n ní àà ah, kí ló ṣẹlẹ̀ ah, òun yóò sì rí ọjọ́ rò so emotion náà wọ́n fi mọ́ wọn pé ah, ìsálámà ni kò dáhùn ìjà mọ́ tí mo ṣe fún igbó kí ló ṣe ó di family meeting lọ́wọ́ onímọ̀ so wọ́n ni alhikimatu matuluba kí yẹn ní siyasa tó wà hasana gan siyasa tó dága tí wọ́n fi mọ́ ráwọn yàkó sí bí òdodo wọ́n ni siyasa hasana yóò túnmọ̀ mudahana kò túnmọ̀ pé kí yẹn ma compromise wọ́n ni hatta nuksibu nas títí táfi ma àwàlámà ráwọn yàn àwọ̀dọ́wọ́ làwọn yóò ma fi sí wọ́n ni wọ́n bayyana lahum al-haqq táfi a ma ródòdó sàlàyé فيها وني أوني أوني فإن بعض البلدان وني أولو لميو السنة فيها سنة بيو مثل شعرة البيضاء ولا كجبي ينففوني في الثور الأسود نبي ينوددو آه وني السنة قليلة وني سنة كريجة بسنين لتواناني وني والبدعة هي الغالبة بدعة لسي بوري وني والذائعة ونلسي تكا والشائعة ونلقبالي ولها الصولة والجولة ونلقبالي wọ́n ni wọ́n ṣáwùká wọ́n ní agbára falabuda an yakuna sinniyu hakiman oun sunan gbọ́dọ̀ jẹun láka igan gbọ́dọ̀ gbọ́ngẹ so hatta yuksibu nas tí yíò fi mara àwọn yafa kò nídi kó compromise in ta n sọ nìyẹn pé kò nídi kó sọ fún bàbá yìí pé ẹwọ̀ náà kò tí ni lẹ́ni tí ìbá ṣe pé kódà ṣé èyàn lè ah, eh? so kí lọ́kọ̀ rẹ̀ so

fala budda an yakuna sunniyun hakiman wọ́n ló súnnà bọ́lọ̀ jẹ́ ọlọ́gbọ́n olóye hatta yaksibu an-nas tí ó ma fi ráwọn èèyàn mú wa yanqidhuhum min al-hawiya tí ó ma fi gbé wọn kó nù àà ṣe rí ṣètọ́n ṣe rí ọgbọ́n lè yóò fi jẹ́ káwọn èèyàn wà aljanna tipátipá àwọn àfáà nígbà tán ṣe sharhu hadisi kan pé àwọn èèyàn kan wà tó pé òun gangan fúnra rẹ̀ ò fẹ́ wà aljanna fúnra rẹ̀ tẹ́lẹ̀ but later, but later, látara pé ah, àlò ní sínà sẹ́ àníbọ̀ dáúgbò ẹ̀rú kó wá máa lọ káà náà máa lọ rárá o mọ̀nà náà ni so eléhùn tí ma ń gbà mọ̀nà ní o tí ń gba ìmọ̀nà tí ń mọ̀nà àbí kò tí ohun tí ẹ dákàmà but ọlá pé ìbáṣe tí ń báyàn sí yẹn òun náà ròdòdó kí ẹ má jẹ kó kí bá sí yẹn já so wọ́n ni èyí ó gbé kó níbi ànù bẹ́ẹ̀ sì ni inú ìsọnù àti èyàn gbé kó nù ànù so ilé jẹ́ ọ̀rọ̀ Sheikh Ubaid àwọn ọ̀rọ̀ yìí pọ̀ gan tí wọ́n sọ ń bí gan tí ó ṣe ìlànfàní gan tó ṣe ìlànfàní gan ọ̀rọ̀ kẹ́nà yìí tí mo fẹ́ kà fún wa nípa nínú Jinayatu Tamayyu' ló wà so nínú Jinayatu Tamayyu' ló wà ẹ̀yìn bóyá nígbàtàwọn kata ìfẹ́ ṣàlàyé pọ̀ kódà nínú àwọn nínú dawabit muamalat as-sunni so ó yìí kú kankan tí mo fẹ́ kà fún wa ọ̀rọ̀ mọ́sálásí pé téèyàn bá téèyàn bá ń irú mọ́sálásí téèyàn manage téèyàn rílò pé àwọn bídá ló ní àbáwọn bídá ló wà ń bẹ àbí nǹkan so irú kẹsẹ̀ náà bẹ́ẹ̀ náà wà ń bí báyìí so àti ọ̀rọ̀ jìnà tó tàn bóyá kádó báyìí so kádó báyìí so that a lè continue rẹ̀ kò ní jípa mọ̀ rush so هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك